إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرقف الله سبحانه وتعالى أترى لكم كاتب الله وفوى نبوى محمد صلى الله عليه وسلم àwọn ará lè rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tí ó mọ̀ tẹ̀lé rẹ̀ títí tí ayé ò ní fi jáyé ma naam ibọ́ládé so wọ́n ni alfara'u thani ní tí wọ́n sọ mí òun náà ni àlàyé fún gbónáwì ìmàmẹ́yìn so tí wọ́n bá wọn àfà lórí rẹ̀ ni pé wala nukaffiru ahlal qiblati bi dhunubihim wa nakilu asrarahum ila so ah, wọ́n ní alfara wọ́n fẹ́ mẹ́nubà abala méjèèjì so ní pé a kí ń pè àwọn ahlul qibla so àwọn tó ń dájọ́ so àwọn afá lo gbólóhùn kó wà jami'an fún gbogbo ẹni tó bá sàtín kílèmù islam so agbà lọ́wọ́ rẹ̀ náà ni so a ní ṣe gini a ní pè ní kéfèrí so a sì máa bá lọ lórí zahir pé ó sọ pé mùsùlùmí lòun so a sì ní pé ní kéfèrí nítorí pé ó ṣẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nítorí ẹ̀ṣẹ̀ so a ní pé ní kéfèrí so eléyìí ó sì kó àwọn ìtútù tó pọ̀ gan sínú so tútù kejì wá ní abala kejì wá ní pé wà nakilu asrarahum ila Allah so àwọn kan to bá wá jẹ́ kọ̀rọ̀ wọn so a filẹ̀ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala so a filẹ̀ fọ́nà ọba so wani alfar'u thani wani abala kejì nínú bólò yìí fi qawlihima ní bólò wọn méjèèjì pé wa nakilu asrarahum ila Allah ní pé a dàrẹ́kì kọ̀rọ̀ wọn a dàrẹ́kì sọ́lọ̀ ọba so wani ya'ni annahu yuqbalu min almar'i ma azharahu a ma gbà lọ́wọ́ èyàn tó bá fi hàn sí min at-tawhid nínú tawhid wa sunna àti sunna wa salihil a'mal àtàwọn sí dáadáa wala yunaqab a ní ma wádìí amma khafiya min amrihi nípa nǹkan tó bá pamọ́ nínú alámàrí rẹ̀ àbíkí yẹn a máa bí àwọn márẹ̀ so kí so àbáwọn Ah, min amrihi wa batinihi àti kọ̀rọ̀ rẹ̀ so wa inna ma yukal àbítẹ̀ bá lọlé rẹ̀ yíwa ma wọ́ fọ́ náà fọ́ sí ma ń ṣe báyìí sí ṣe báyìí so àwọn fáma sọ pé tí wọ́n bá wọlé yàn èyí ó ni yàn ní so so yóò si jáde ni, so yóò jáde ni aditi, àbáwọ̀ náà si ma so, so yóò jáde ni aditi, so yóò wọlé láfọ́jú bi wà pé gbogbo nǹkan tó bá rí kò rí kankan náà so tó bá jáde tó bá tún gbogbo tó bá gbọ́n bẹ̀ náà bí wà kọ́kọ́ tún gbọ́n kankan náà ni so wa innama yukalu dhalika kulluhu ila Allah so ilé èyàn sì kí ni èyàn fi sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni so wọ́n ni wa lihadha wọ́n ni torí léyò fa inna ahli sunna fa inna ahla sunna wọ́n náà sunna o man azhara lahum khayran wa salahan ẹni tó fi dáadáa àti ìgúnrégé hàn sí wọn wa tuqan àti ìpáyà wa ibadatan àti ìjọsìn shahidu lahu bil khair wọ́n jẹ́rì dáadáa fún so wọ́n jẹ́rì dáadáa fún wa in azhara lahum su'u wa in azhara lahum su'a maslak tó bá yẹ pé tó fi hàn sí wọn òun ni pé ojú ọ̀nà tó burú fil níbi àdìsọ́kà rẹ̀ wal amal àti iṣẹ́ qawlan aw fi'lan ní iṣẹ́ ni àbí lọ́rọ̀ wọn ni hakamu alayhi wó dájúlẹ̀ lórí bi annahu sayyi'un fi dhalik ní pé a ó jẹ́ sayyi níbi nǹkan báyìí tó jẹ́ ẹni tí ó burú jáì níbi nǹkan báyìí wọ́n ní fa yahkumuna ala adh-dhahir so in tó bá hàn ní wọ́n ma fi ń dájọ́ wala yufattishuna 'ani as-sara'ir wọn ò kí ń ṣe taftishi ń pakọrọ àwọn èèyàn so kíni lọ ń ṣe lọ́nà mẹ́rin ah ọ̀sẹ̀ ti dá lónìí báyìí alọ́kadà ma tẹ̀lé so wala yufatishuna ani sarai wọn ò ní ma wá kọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ni fa idha nadharta nadharata munsifin wọ́n ni tí wọ́n náà bá ti wò so tó bá wò ní ojú ní wíwò ẹni tí ó jẹ́ onídédé fi ahkami nípa ìdájọ́ àwọn onísúnnà ala mukhalifihim lórí àwọn tán yapa wọn tajid annahum so ó rí pé àwọn súnnà o lam yahkumu ala ahadin wo kí n sì dájọ́ lórí ẹni kankan illa bi zahiri qawlihi aw fi'lihi àyàfi pẹ̀lú nǹkan tó bá hàn nínú ọ̀rọ̀ rẹ̀ àti fi àti iṣẹ́ rẹ̀ so eléyìí òdodo sí ni torí pé kíní kan tún wà náà èyí wá kọ́nà èyàn but in tọ́nà bá tún wá bá fi hàn yẹn náà nínú nǹkan tó ní bùkátà kíyàn rí àti sí so bẹ́yà reaction tí yàn ní sí ni pé ah collection ah gbogbo sì ṣe wá lọ lẹ́ẹ̀kan ohun so bá bá bá bá so ọ̀nà bá fi hàn ní bẹ́yà kíyàn fi pẹ̀lú ìyàsákèsí so bẹ́yà bẹ́yà kò sì nídìí nǹkankan bóyá ó sì nídìí pé kíyàn ti ẹ̀wá ṣe kíyàn ṣe rọ́dù fẹ́ni ẹni nígbà tó gbé e hàn publicly so àbí ó ti ẹ̀wá tún nídìí pé kíyàn ṣe kíyàn against ẹni so in tọ́nà bá tún wá fi hàyàn náà èyàn tún gbọ́dọ̀ díjú sí so èyàn tún gbọ́dọ̀ díjú sí so èyàn wà ní wọ́n tún wọ́n sí so ní mọ́ wò pé ara wọn sí ní a máa wà kọ́rọ̀ àwọn èyàn kí o wà kọ́rọ̀ kí na síbọ́n ló sọ àṣíbọ́n ló sọ ẹ máa wá wọ́rọ̀ àwọn wọ́n sọ fún èyàn pé ẹ má ma wá àṣìṣe àwọn èèyàn ẹ má ma wá àkílòkọ rẹ̀ ok wọ́n sọ fíyàn pé ẹgbogbo àwọn kan tẹ́ ma fi born against àwọn èèyàn àwọn nǹkan táàfì àwọn nǹkan tí ó wọlé bí i kẹ́ sọ pé léyìí ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí kí ló ti ṣe so gẹ́ sọ pé léyìí ṣe nǹkan báyìí wọ́n ní ẹ̀ ní àwọn nǹkan tó kó jẹ́ǹtì tó tẹ́ fi mọ́ wọ́n ní gẹ́sì yẹn táwọn alùsùnà bá tún wá ń kó nǹkan tó hàn wọn ò lọ wákọ̀rọ̀ so wọn ò lọ kọ̀rọ̀ ní ẹ̀yìn tó ń sọ tó yí tán gbé sórí Facebook rẹ̀ náà ni o kódà àwọn ọmọ rẹ̀ náà ni ó tún gé for those boys so wọ́n ó tún for those boys so so kí ló kọ́ rẹ̀ so àwọn alùsùnà wà tún wá kó ilé yìí wọn ni wọ́n tún kó ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n tún gádà ọ̀rọ̀ against àwọn so ẹ tán bá sọ̀kẹ́ against ẹ̀ ní kò kún tó tán bá tún wá fẹ́ mú èyí tó kún tó ẹni wọ́n gádà ọgọ́ ọ̀rọ̀ against àwọn èèyàn so alákùnrin tó lóhun uh, ń pa àwọn ọmọ ìyá lónú fìtínà so bó ṣe rí nìyàn so ìgbà kílòkọ rẹ̀ tán bá ní tán bá ok tán bá mú èèyàn kan fún nǹkan kòkún tó lọ́dọ̀ tí so kòkún tó ok wọ́n tún wọ́n mú wọn fún nǹkan tó kún tó wọ́n gádà wọn kẹ́ against àwọn èèyàn ah kò sínú kìníkẹ́ kò sínú ojú ọ̀nà alùsùnà kẹ mọ́ wá gádà nǹkan against àwọn èèyàn so eh so eh in reality ni pé ẹ fẹ́ dínà máwọn èèyàn so yẹn fẹ́ dínà máwọn èèyàn so wọ́n ni àtẹ́jì da annahum so yẹ́ ni pé wọn ò sàbòsí ala ahadin so wọ́n ni ẹ́ ni pé kílùkọ́ rẹ̀ ìgbà tó fẹ́ dájọ́ lórí èèyàn wọn ò dájọ́ lórí rẹ̀ illa bi zahiri qawlihi tó hàn náà rẹ̀ náà wọ́n sọ aw fi'lihi àbíṣẹ́ rẹ̀ wallahi kódà nínú àwọn nǹkan tó dáwà àwọn ẹlòmí ìrú so náà ni wípé kẹ ma kọ̀rọ̀ àwọn èèyàn náà fi ń lẹ̀ wọn mo mẹ́ nìkan gbàyẹn tán ma sọ pé nínú àwọn tí lápọ́lá àtẹ́bá tún àwọn ìyàwó rẹ̀ gan sí ní pípá ìmọ́ ma wọ́n gbà ẹgbẹ́ gbogbo kí ní yóò bá láàká ìmù so kí ló kàmí pẹ̀lú gbogbo ilé ìgẹ́nẹ́ so ní tv nlé ẹnkí ní gbogbo tẹ́ fi mọ́ ẹni so whereas in tó fà tó fi pé wọ́n in tó kù tán fi mọ́ ẹni ẹni ẹ pé àwọn gan ò gbọ́ òsùrù yìí nǹkan yọ kan gẹ́wà tó ikútẹ́ bá dákọ̀ rẹ̀ fẹ́ni tó bá gbádùn ẹni bá wọn bídà sí bọ́ ti báyẹ́ wọn ò rí kí ẹmọ bá wọn bídà sí ní nǹkan tó lọ báyẹ̀ lọ títí so àdánwò tọ́lọ̀ bá ma ń ṣe fáwọn èèyàn nìyẹn tí ẹ bá hack so àwọn nǹkan tí ó jẹ́ rálẹ̀ rálẹ̀ lókù tí ó mọ̀ díwọ́ ma ẹmọ òun náà ẹmọ òun gbà yẹn ìgbà yẹn táwọn èèyàn ma ń so súnà àwọ̀ ìyapa bàbá dámà o so gbogbo tí bàbá dámà ṣe láwa náà ṣe so so gbogbo súnà báhùn so ẹ wo irú súnà bá ìtàlá wọn ṣe o so eléyìí àmọ́ ó nílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá pé eléyìí èso súnà tànẹ́bì so ẹ má wo súnà yìí náà nígbà tí wọ́n gún ní kò níbi àwọn àpìlẹ̀ so ṣe kílọ̀kọ́ rẹ̀ torí pé nínú àwọn nǹkan tí Al-Imam Ibn Qayyim sọ nìyẹn nípa bí ṣètọ́nù ṣe máa ń ṣe fún yẹn yóò gba àwọn nǹkan tó wà most important lọ́wọ́ yẹn yóò wá fi àwọn èyí tí kò tó yóò wá fi replace istibdalul adna billadhi huwa khair so yóò wá fi yóò wá fi sí so ẹwọ gbogbo àyín tí wọ́n fa àwọn òsùn súnà sí àwọn nǹkan jágbàjàgbà ló wá kù tẹ́ fi ń dára àwọn mọ̀kún súnà ni wọ́n sàwọn nǹkan tí ó sínú òsùlù ara so ẹlòmídò níyì ẹlòmídò níyì o ó bá àwọn mẹ́lẹ́rẹ́ bẹ̀rẹ̀ jà lórí àwọn nǹkan mídò pé kò wọnú sùúlù kí ni yóò wọnú sùúlù náà so kí nìdí torí pé àwọn ẹni yìí wọ́n kó bá wọn ara ọjọ́ kílòkọ rẹ̀ example example ó nídìí tí ma specifically mọ́ example yìí wá ara ọjọ́ aláwọ̀kọ́ ló gbọ́dọ̀ sọmọ ló kọ́ sí pé whereas kílòkọ rẹ̀ gbogbo àwọn kí ní al'amuru fihi wasi'a èyí tó wá jẹ́ pìlẹ̀ gangan ló mójútó yìí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wá rí lára àwọn ọmọ aláró rẹ̀rìn so ní tó fi sí pé yìí gbàtàn jẹ pẹ̀lú àwọn tí wọ́n ti ya pa òsùl tó wá sí pé wọ́n mójútó àwọn kẹrin kí lẹ fẹ́ yí kí wọ́n ṣe tí wọ́n bá ṣe yẹn so kí lẹ fẹ́ yí kí wọ́n ṣe tí wọ́n bá ṣe yẹn kí wọ́n ni wọ́n mọ̀ fi claim sunna so ó dàgẹ́ bí àwọn Sufi náà so ó dàgẹ́ bí wọ́n ti ya pa níbi àwọn nǹkan tó jẹ́ pìlẹ̀ míì wọ́n wá láwọn mójútó wọ́n láwọn mójútó àsíkiri pàsíkiri pé pé àrọ́kùsù ní pé kíyàn tafọ́lọ́n alkhulúwù lillah so fàwájádà nafsahu fil fanaa so ní gbóbára rẹ̀ nínú títán ó ti tafọ́lọ́n ọba so akílọ̀kọ̀ rẹ̀ so ṣaitọ́nù ó gbà nǹkan tó lẹ́sì so nǹkan tó dá lọ́wọ́ yẹn so yíwa fún yíwa fún yẹn ní nǹkan tó less so kí ní ẹ̀nà lè wà nínú ẹ̀sìn o but ọgbọ́n ṣètánì ni so wọ́n ni wà min amthilati dhalika wọ́n nínú àpẹẹrẹ lè pé lè pé àwọn súnnà yìí salábòsí in tó bá gbé hàn náà ni wọ́n fi bọ́ọ̀lù law anna shakhsan tó bá ipẹ́ nìkan sin lahu ala akhar ó ní lórí mi atu alifin so ó Ah, kílùkọ́ rẹ̀ ó ní 100,000 so lórí rẹ̀ ó túnmọ̀ pé ó jẹ ní 100,000 wà án kàrọ̀ ó wá dìná ìkún wò jẹ́ ba'da ma aqarra lahu biha lẹ́yìn ìgbà tí kílùkọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti tó ti fi fún ní àwọn jẹ́ bi bayyinah lẹ́yìn ìgbà yẹn ẹni tó wá ń kílìmù pó jẹ́ òun 100,000 ọwá jẹ́ kí ni ó wá mẹ́rin wá fàkọ́ọ́lẹ̀ ṣuhud so àwọn ẹlẹ́rìí àwọn tó wá ń jẹ́ àwọn tó wá wà ń bẹ́ẹ̀ lọ́jọ́ kan wá sọ pé sami'nahu yawman yaqul ní pé a gbọ́ lọ́jọ́ kan tí ń sọ pé fulanun lágbájá o lahu alayya mi'a mo jẹ́ ní 100 fahadihi shahada wọ́n ní ìjẹ́rìí tán jẹ́rìí yíò makabula mithalun akhar àpẹẹrẹ mi pé fi kutubul fiqh wọn nínú àwọn tírà fiqh pé yaj'aluna al-qadhfa qismayn so wọ́n máa ń pín qadhfu sí méjì sarihan Allahu akbar ẹwà àwọn bàtí àwọn bàbá ti sàlàyé àwọn kan ikalẹ̀ so ẹwà àwọn ẹwà ti bàtà àwọn ti sàlàyé rẹ̀ ẹwà ìṣẹ́ torí fitna Muhammad bin adil àwọn fi ń sàlàyé rẹ̀ àwọn gbogbo fiqh padà nítorí fitna Muhammad bin adil wọ́n ni sarihan wa kinayatan wọ́n ní àwọn nǹkan tí a ma fi ń ṣe kọ́dùfù yàn sarih wà so yí tó clear pé ó lámẹ́lẹ̀ kìnáyà apẹ́sọ wà wọ́n ní fa sarih wọ́n ní àyí tó jẹ́ sarih mithlu kalima zanin wal kìnáyà kìnáyà ni gẹ́bí fàájì tó rúgbé kìnáyà náà tó pín sí méjì àwọn kìnáyà kan wà tó yí pé al in ta ma ń lò fún lọ́pọ̀lọpọ̀ ọgbà so àwọn afá ma ń sára ilé pé àwọn kìnáyà tó náà wá sọ̀ríhà wà so àwọn kìnáyà gọ́yìrò sọ̀ríhà náà tún wà so àwọn kìnáyà tó yí pé ó clear pé àyíta ah, ma ń lò fún ni so àyíta ma ń lò fún ni so gẹ́bí nísìn ọlọ́kadà àti obìnrin tí wọ́n gbé tó gbọ́ ọ̀kadà lọ́lọ́ ọlọ́kadà mawusa wọ́n síra wọn bọ́yé so ibi tó ti dán fúnra wọn lọ́rọ̀ so tó ń gbà ní ẹ̀rí ẹlẹ́sẹ̀ sósòsó aṣẹ́wó <laughs> kìnnáyà tó wá sọ̀rí hàlélé pé òun fẹ̀sùn zìnà kẹni so kìnnáyà tó má padà gbá mú pé à ah, òjò báyìí báyìí báyìí báyìí ó sọ sálámì ní báyìí báyìí báyìí báyìí torí pé àwọn kan tí ò ní túmọ̀ tẹ́lómi fi máa ń ṣiṣẹ́ nù kò jù bá wọn lọ so àwọn kan tí ò ní túmọ̀ tẹ́lómi fi máa ń ṣiṣẹ́ nù so ń pé àbóyó ah, kan rẹ̀ nìkan tó yí pé hálò rẹ̀ bóyá bó ṣe múra gan orí torí ẹlẹ́sẹ̀ sósòsó aṣẹ́wó wọ́n tún fi kìníkan ọ̀ kìníkan sí so tó má ti kó méjì táwọn papọ̀ so àà so náà ṣàkà pé kílùkọ rẹ̀ so kódà ó burú jù kán pèyàn ló sì náà gan so Allah mustaan so wà bẹ́ẹ̀ náà so àwọn kìnáyàwà tó wà sọ̀ríhà àwọn kìnáyàwà tí wà sọ̀ríhà so wọ́n ni walkinayatu mithlu kalimati fajir fajira khabitha ila ghayri dhalik wọ́n ní fasarih wọ́n ní àwọn èyí tó clear la yutlabu lahu tafsirun abada àwọn kìnnìyàn tó sarih a ní bèèrè lọ́wọ́ rẹ̀ pé kó wá kílò in tó sọ́n bí wà kílò gbàlérò wọ́n ní fa yu'khadhu bihi al-qadhif ẹsẹ̀kẹsẹ̀ ó ti di qadhif lọ́dọ̀ wọ́n ni wó bèèrè tafsir rẹ̀ lọ́rẹ̀ fa in qala ana qultu laha ya fajira tó bá sọ pé à ah, mo sọ fún pé ya fajira ya'ni fil khusuma tí mo gbà lérò ní pé à ah, ó ní fujur fil khusuma ni ẹwọ́n awọ ẹni tó pè yà ní ahirun fajir so ẹlẹ́kùn kí ni kílẹ̀ so in tó wọ́n wà lórí ẹ̀ ni pé ahir so kìnáyà tó tọ́mọ́ lò fún zina ni so kìnáyà tó wà sọ̀rọ̀ ìhà fún zina ni anẹ́bì náà tún wá lò bẹ́ so gbólóhùn ṣáàrin àgẹ́gẹ́ ni ẹ so gbólóhùn ṣáàrin àgẹ́gẹ́ ni ẹ walil ahir alhajar so alwaladu lil firash ọkọ̀ ló lọ so wà lè láàáhìrì hajjar so ní zina ti ẹ̀ òkúta ní ẹlẹ́un sẹ́wọ̀n kẹ́ so wọ́n ni wa ammal kina'i fa innahu yutlabu minhu tafsiru èyí tó bá yẹ kìnáyà á nìtọ̀ kí ló gbà lérò tó bá ní ya'ni fil khusuma wallahi la aqsuru illa al à ìgbà kan lérò ju khusuma lọ́tọ̀ zọ́hìrò rẹ̀ so kó làkó ṣe pé nǹkan mí ló gbàlérò torí kó lè possible náà tó tọ́ kó jẹ pé nǹkan mí náà ló gbàlérò tó tọ́ kíyàn mọ́ tún lọ kó kíyàn mọ́ lọ jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run Ọba náà nípa ètò ẹlòmí wọ́n ni la aqsudu ghayra hadha so bóyó sọ fún pé àyẹ̀rẹ̀ Quhba qala wallahi aqsudu annaha in tí mo gbà lérò ní pé a kò kí ní wárọ̀ amujalasati rijal so níbi pé kó má jòkótà ọkùnrin wa mukhalatihim àti máa rọ̀pọ̀ pa wọn walam aqsud a rukubaha alfahisha kìí ṣe nǹkan tí a kílọ̀kọ̀rẹ̀ in tí mo gbà lérò ní pé o ń ṣe o ń kó sáwọn fahisha huna la yuhad so níbi báyá ní ṣe haddù fún so àwọn kìnáyà tí ó wà sọ̀rí hànà mọ́wàyò so ní bíbá yà à ní ṣe haddu fún walakinnahu yu'azzar ṣùgbọ́n wọ́n ṣe kíni wọ́n ṣe ta'zir fún so li anna hadhihi alfadhun qabiha torí pé àwọn kẹyí àwọn alfadhun tó ṣe kíni tí ó dọ̀tí ni wọ́n la siyama idha kanat fi 'ardi shakhs pàápàá jùlọ tó bá jẹ́ pé nípa ọ̀nà ẹlòmíì nípa ìjọmọlúwàbí ẹlòmíì wọ́n ni zawjihi àbíyàwó rẹ̀ ẹ̀bẹ́ sí ma yíyàwó rẹ̀ kíkàkiri nánu so kí ló kàn sọ́nà tí yàn fi mú islah wá nù so sọ́nà tí yàn fi mú islah wá nù aw binti so àbọ́mọ obìnrin rẹ̀ pé á mo rí ọmọ yí báyìí báyìí báyìí báyìí tàbí àbíkọ̀ ọgán pé pé à ń sì sọ fún bàbá rẹ̀ so àmà rẹ̀ náà gan bá jẹ́ wà ní lọ́rin pẹ̀lú ọmọ rẹ̀ ní so aw binti so aw ukhti àbí kí lókọ rẹ̀ àbábúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ lóbìnrin wa hakadha fil maharimi ashad so wọ́n ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa àwọn maharim nípa òun ṣe kí ni òun tún burú jù ó tún burú jù so nípa àwọn tó jẹ́ àbọ́yà àwọn tó jẹ́ maharim ọ̀nà gbà lẹ́rùn bí i wọ́n ni wà yu'azzaru ala bẹ́ẹ̀ni mahram náà wọ́n ni wà yu'azzaru ala ghayrihim wọ́n ni wọ́n lè tún ṣe ta'ziru fún náà lórí àwọn ẹlòmí náà so torí pé òun tabáyìrì rẹ̀ ni àwọn mahram rẹ̀ òun tabáyìrì rẹ̀ ni so bọ̀ bóyá bí àwọn ẹlòmí náà ń ṣe bóyá bí ọmọ ọ̀dọ́ rẹ̀ sọmọ zọ èyí sí mahram ẹ̀wọ́n ni ah, ọmọ ọ̀dọ́wọ́ o ma mo ma gini so gbogbo àwọn ọ̀rọ̀ jágbàjàgbà àwọn ọ̀rọ̀ dọ̀tí àwọn ọ̀rọ̀ rídìdìdì so ó kàn ní ọkùdọ̀ tán bí tí mo fẹ́ sọ fún wa ẹ̀rì pé wàmínà àmìsílà ibi tán sọ pé wàmínà àmìsílà ti ala dhalik wọ́n ni law anna shakhsun lahu ala akhar mi'atu alifin tẹ́lùmí bá ń je tó ní gbèsè lọ́dọ̀ ẹlòmí tó jẹ́ 100,000 so wọ́n ni ba'da ma aqarra lahu biha lẹ́yìn ìgbà tó fi rinlẹ̀ fún pé à wọ́n ni thumma ja'ahu al-mudda'i bi bayyina so ẹni tí ó wá tí ó ṣe kílòkọ rẹ̀ tó kílèmù pó jẹun yìí ó wá mú bayyina wá ṣẹ́rí bayyina nù ṣẹ̀ríà ó wà wasi'a so ó wà wasi'a ju shuhudu lọ al-Imam Ibn al-Qayyim wọ́n sì sàlàyé so in tó ní ṣe pẹ̀lú bayyina ó fẹ́nu ju pé olùjẹ́rìí nìkan lọ kódà yìí tó tún wá ní ṣe pẹ̀lú olùjẹ́rí níbi àwọn nǹkan tó jọmọ́ khusumat ó fẹnu ju olùjẹ́rí níbi àwọn abala míì lọ so ó fẹnu ju olùjẹ́rí níbi àwọn abala míì lọ so ẹni bá pé wọ́n ní faqala shuhud wọ́n láwọn shuhud wá sọ pé so wọ́n láwọn shuhud wá sọ pé ẹwà rí níbi àwọn abòmí táwọn afọ́ sọ pé à ah,

kò sí rí afẹ́ lójú gán ju àwọn kẹmí lọ kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé so tó yí pé wọ́n bùkátà pé bóyá kíyàn rí olùjẹ́rì méjì so tán bá rí olùjẹ́rì kan gan àwọn afá túnmọ̀ sọ pó tó gan so tán bá rí olùjẹ́rì kan ó túnmọ̀ sọ pó tó àbí tán bá rí olùjẹ́rì kan ó lè tó ní bá yí náà so lè tó ní bá yí náà so àwọn ọgọ́jọ́ mọ́rọ̀ ṣùhúdù ó fẹ́ gan torí pé in ta need in most cases gan òun ni pé ṣe bí ìmọ̀ rẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí oye so ìmọ̀ rẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí so alẹ́mọ̀ ìbìtọ́kọ́ yìí wọ́n sàlàyé lè e. kó dà gan alẹ́mọ̀ ìbìtọ́kọ́ yìí náà tó wá rọ́ dà lórí àwọn tí wọ́n máa ń sọ pé ìpìlẹ̀ ní fún mùsùlùmí pé oun dédé ni no olókùnbà tí yíò bá ti ma fíṣkò máa so ní pé ìpìlẹ̀ ni so alẹ́mọ̀ ìbìtọ́kọ́ yìí sọ pé ara kìí sí nǹkan tí wọ́n mọ̀rún sọ yẹn so eléyìí nọ́kọ̀tọ̀ kékeré kan wọ́n ni wà hadha al-aslu daliluhu min as-sunnah wọ́n ni ìpìlẹ̀ pé àwọn táwọn yẹn bá fi hàn láàmà fi bá wọn lò a ní ma wá kọ́rọ̀ wọn kí so wọ́n ni ẹ̀rí ẹ̀ nínú súnnà fa amma al-qawl wọ́n ni ẹ̀rí gbólóhùn bákan náà sótún wá tọ́ kí ẹ ma wá bóyá bí nísìn èyàn wá rí nǹkan ma ń pa àyàn bóyá rí ma ń pa so wá tọ́ kí ẹ ma fẹ́ wò pé ókè ìgbàtíwà sí wá àbí ìyẹn rí mọ̀lọ́nà tí ó dájú ìyẹn rọ̀gbà nígbàtà tí yóò jẹ́wọ́ ni o ìdókù báyìí pé yóò jẹ́wọ́ so bye bye bye bye bye so tí ẹ̀ bá ti rí gan èyàn lè kàn fún náà sí ah mo gbọ́ nǹkan báyìí báyìí tó bá yẹ pò dodo ni ah ìmọ̀ràn tí mo ní fún yín tí ẹ bá sì sọ dodo náà ẹ try láti tún ẹ try láti wà careful bọ́ ṣẹ̀ṣẹ̀ tó tọ́ abẹ́ sí so ẹjẹ́wọ́ so ah ṣe wọ́n ní ọmọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ni so ṣe wọ́n ní ọmọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ni pé ah ṣẹ̀ṣin tó tọ́ abẹ́ sí ṣẹ̀ṣin tó tọ́ ẹ̀sùn tí fi ń kàn yín ẹ̀sùn zina ní fi ń kàn so ẹni tí fẹ́sùn zina kàn wọ́n ọwá ní o bóyá kò dìná rẹ̀ kò bóyá kò sọ so òun ló mọ̀ dí tí ò fi ṣe kí ni tí ò fi sọ kankan pa rẹ̀ ní à ah, ah, ẹjẹ́wọ́ ni o ẹjọ́ ṣe sínú tó àbẹ́ sí gínú ẹ bó ní ìjẹ́wọ́ rẹ̀ bó ló sì sí wọ́n láǹfàní so bó ló sì sí wọ́n láǹfàní ìgbà rárá so ẹ̀ní rí ẹ̀ní rí lè nínú ojú ọ̀nà àwọn olùmọ̀ sí ní pé máa olùmọ̀ sí mẹ́ O so at least kò wá jáde síta ẹwò yàtọ̀ kò jáde síta kó wá sọ pé kí ni kó sọ pé kò rí bẹ́ẹ̀ so dákẹ́ náà ni bóyá ó dákẹ́ yìí sí táwà láàrin ara rẹ̀ pé ah tọ́ ọlọ́run bá túnà sí ìdùn kóhùn fi túnà àwọn sí ni ìwá ní àgbọ́ọ̀kọ́lá ah, tó dọ̀yún o ah, ẹ jẹ́wọ́ ní o kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ló sì ṣẹlẹ̀ so gbẹ̀lẹ̀ yìí ṣe ìwà kásà mọ́ wádìí àwọn èèyàn táwọn yóò fẹ́ filẹ̀ so wọ́n ni wa hadha al-aslu daliluhu mina sunna wọ́n ni ẹ̀pìlẹ̀ yíò ẹ̀rí rẹ̀ nínú sunna wọ́n ni fa amma al-qawl wọ́n ni ẹ̀rí gbólóhùn fa qissatu rajul òun ni ìta alákùnrin alladhi qala lin-nabi tó sọ fún annabi sallallahu alaihi wasallam pé ma sha Allahu wa shi'it ọgbẹ́ à wọ́n ní fa'in nan nabiya sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀rí annabi sallallahu alaihi wasallam annabi o ní lam yaqul madha turid kí ló gbalérò ẹ kọ́kọ́ lọ bí ni ní pé kí ní ń sọ inú dìdì ni ní gbogbo èèyàn so ẹ kọ́kọ́ lọ bí ní pé kí ló gbalérò in tí ó wọlé nù ṣẹ̀ríà in tí ó wọlé ẹni tó clear in tẹ́ni yí pèpè in tó sọ ní lẹ́yìn ìwà tó sọ tó clear tán ẹsẹ̀ tó wá lọ bí ẹkọ̀kọ́ kódà àpẹẹrẹ ni pé gbogbo àwọn tí wọ́n láwọn pé àwọn ní àfún súnà ìgẹ̀ kìí ṣe fàkí kìí ṣe fàkí ara sí ara ẹkọ̀kọ́ lọ bí ní kílẹ̀ gbàlérò ẹ̀yìn tẹ́fẹ̀ alẹ́lòmí náà jágbàjàgbà pọ̀ lọ́wọ́ ẹlòmí ó wí nkánu ẹwà pé àà ah, a gbọ́ pé ẹ̀sùn kan báyìí báyìí níbi jòkó báyìí báyìí a sọ pé agbọ́pẹ́ sọ pé aṣíwájú wa so níbi jòkó báyìí báyìí báyìí pé ṣe kò sí so ẹ̀yin shabab so òun wà fi lálàsí ẹ lọ tọ́nà wà máa yẹsà so yẹsà so yóò wà fi lálàsí rẹ lọ yóò tún yóò gbà létí sọ́tún yóò gbà sọ́tún yóò tún sọ fún yóò sẹ̀wà sọ fún pé ẹni tó ń gbà lérò so ara eh, ẹ pé kí ní kàkí jágbàjàgbà lápapọ̀ láti máa bí ọ nígbà tó lásíwájú rẹ kí ni omíjà máa jásíwájú fún yàn bí kankan so ṣe wọ́n bídí àmà jásíwájú fún yàn bí kankan ni ní pé ẹ eh, aṣíwájú kí ní kan tó bá tẹ̀wà jásíwájú fún yàn bí kankan ṣe ní tí ẹ máa acknowledge torí pé ẹ̀yìn nínà èyí tó tún wá wọ́ sí jù ẹwà rí ẹ̀ tí ń dìmọ́ bídíà ẹ̀kẹ́sẹ̀kẹ́ so ara sára so intẹ́sẹ̀ tó wá lọ bí ní pé à ẹsẹ̀ wá lọ bí pé à ẹ̀dàkùn ṣe ẹ̀dàkùn àkàrí àrí ìbá ó lè fẹ́ bẹ̀rẹ̀ ìdà ẹ̀ ti di pé ànù ànù ní kó bá wọ̀nyàn àti àìgbẹ́sìn ọlọ́wọ̀n báyé wọ́n ni anẹ́bí òbí pé à kí ló so correction ló straight wà lẹ́dì kọ́lá ẹni tó qala falyaqul Ànábì ní kó sọ pé la ilaha illallah kó sọ pé la ilaha so ila ghayri dhalikum minan nusus so nínú àwọn àtikáàrù tó dákí àti ẹ̀mọ́ sọ gan kọ́lá tí ẹ̀mọ́ láníyàn pẹ́tọ̀ ọlọ́run ibi tí má ti ṣe ṣírìkù pẹ̀lú rẹ̀ àbí ibi tí mọ́ ti ṣe kíní so jẹ́ kí àwọn àtikáàrù ikú ma fọ́ fún mi so gbólóhùn la ilaha illallah wà mẹ́ so kọ́lá àwọn àti istighfar náà kọ́lá àwọn àfáà ma ń sọ pé istighfar wà ní kúwà pé yàn fi ọlọ́ọ̀bá olùhíyà ọlọ́ọ̀bá nílẹ̀ so istighfar náà wà ní kúwà pé yàn fi olùhíyà ọlọ́ọ̀bá nílẹ̀ so àwọn afá mi sọ bẹ́ so àwọn afá mi sọ bẹ́ torí pé nínú hadithi sí amuru ni so nínú hadithi aisha tí ó ń sọ̀rọ̀ pa amuru ibn zaid so ni pé à nínú jahiliya ó máa ń ṣe dáadáa sáwọn yẹ̀gán so ni pé ó jẹ́ olùṣe dáadáa ó ma se se wà aljanna so anábi ni kò sọ lójọ kan rí pé allahumma gfirli so ni pé kò sọ lójọ kan rí pé ọlọ́run ọba ti ẹ̀ foríjì mi so afá ma sọ pé so ó wà ní kúwà kẹrìmẹ́tù shahada torí pé tó bá fi anábi sọ pé ká ló sọ ni so túnmọ̀ pé ó wà ní gbólóhùn yẹn náà wà ní kúwà kẹrìmẹ́ ìjẹ́rìsí pé kò sí nǹkan tó tọ́ sí jọ́sìn àfọ́lọ́wọ́ so ala kulli hal gbólóhùn tí yẹn ní láti máa sọ ni pẹ̀lú àníyàn pé ah, ọlọ́run tó bá tí àṣíbá ti wá látọ̀dọ̀ mi so ọlọ́run dákun mo tún ń fi olóhíyà fi nílẹ̀ fún ọsí wọ́n ni wa amma al kí so kí sọ ẹni tí ó kírùn bí ó sì bá mu although Sheikh Uthaymin ma ń ṣe i'tiradu gbólóhùn yìí so but kí ló kọ rẹ̀ actually kò sí mushahambe so kìí ṣe nǹkan burúkú náà gbà lérò so a kí ló kọ rẹ̀ Sheikh Uthaymin sọ pé kí sọ́tú jahil ni so kí sọ́tú jahil salatahu torí pé ẹni tí ò bá mọ̀ àrí sọ pé ó àsáà so Sheikh Uthaymin ma sọ bẹ́ẹ̀ wọ́n ní fa kí sọ́tú al-musii salatahu wọ́n ní fa inna nabiyya sallallahu alaihi wasallam wọ́n ní anabi sallallahu alaihi wasallam amarahu bil i'ada anabi pa láṣẹ pé kó ṣe kíni kó dá padà thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta so falamma akhbarahu nígbà tó wá fún anabi nírò bi annahu jahilun so ní pọ́n wọn ma so ní tẹ́lùmí wọn sọ pé ẹ̀ eh, bóyá wọn ma ní bóyá wọn ma ní ẹ̀ alimuhu so jẹ́ kọ́ ma kọwárí reaction wọn tí ó bàjẹ́ ẹ̀ntẹ́lómítẹ̀ tó mọ́ sọ ẹ̀yìn gbogbo wà tẹ́ tí wọ́n mọ́tẹ́ wọ́n ń sọ̀rọ̀ Gbóṣùwà Sharaf yìí náà tí tí ẹ̀ wá ṣe pè wọ́n rí pẹ̀lú gbogbo àwọn kan tí wọ́n sọ yìí ah dákun ṣe bẹ́ ẹni tí ẹ̀ máa ń pè ẹni tí ẹ̀ máa ń pè ní pé ẹni tó bá ti wà lórí ìpìlẹ̀ tó lálàáfíà ṣe ẹ máa dánwò àwọn èèyàn in tó ń kó báwọn èèyàn láwùjọ ń sì ní ẹ̀hùn so ìpìlẹ̀ gan worst fáwọn èèyàn so ẹ fẹ́ wá máa rí àwọn kakó ẹ fẹ́ máa rí àwọn kakọ̀ kakó sẹfẹ́ ma nǹkan mẹ́lò rẹ̀fẹ́ tó rékò tán ìpìlẹ̀ àwọn ẹlòmí ìgẹn ò sí lórí nǹkan tó lálàáfíà náà tẹ́lẹ̀ náà so ẹlòmí ẹni tó yẹ pé kò sẹ́ni tí ẹni yóò ní àlùwàlá wal barọ̀ so qawlan àti fi'lan lọ́rọ̀ ni àti ní ìṣẹ́sìn so ní Dr. Sharaf sẹ́ni yóò ní àlùwàlá wal barọ̀ so káwọn àwọn tó yẹ ẹlẹ́gbẹ́ tó wọ́n kúrì jùlọ so tó má pè wọn lọ náà wọ́n gbágbára lọ náà nù so kí ló kọ́ rẹ̀ so gbogbo rán àwọn ẹni ànù tàbá pè wọ́n lọ náà nìyàn so lọ́rọ̀ náà kò sí àlùwàlá wọn personality wọn náà ló fún so ẹni sí ẹgbẹ́ ìpé ìpìlẹ̀ gẹ́ ti wọ́ nǹkan mélòó lẹ́wẹ́ ẹni tí ìpìlẹ̀ ti wọ́ ìpìlẹ̀ ti wọ́nù tí yẹn bá lè rí pìlẹ̀ correct ẹ̀hẹ́n but àwọn eléyìí àwọn eléyìí àwọn tún gbà pín táwọn ṣe òun gan lòdòdó so ẹlẹ́kùn ẹni tí pìlẹ̀ ti wọ́ òjò ọ̀lẹ́fẹ́ wá pèdà pé à dr agbọ́pẹ́ ìsọ báyìí báyìí ẹ̀yin náà lẹ sọ pé àjẹ́lẹ̀ nìkan àwọn ẹgbẹ́ àjẹ́ni ẹ̀yin náà lẹ sọ pé kílòkọ rẹ̀ eléyìí so ẹ̀yin náà lẹ́tún sọ pé kíní ẹ̀yin lẹ́ti wá sọ bí gbólóhùn bí mẹ́fà tó yẹ pé àrírò ẹ̀ká mọ́ ẹlòmí ìgbà táwọn ẹlòmí táwọn àfáà pè ló ń bídẹ̀ àrí kò tó lẹ́bù yẹn mọ́ lọ́wọ́ so ẹni tó bá ní extra call so onímọ̀ so kìí so tí kí yẹn bá àwọn tí yẹn ó bá gbìyànjú àti correct ìpìlẹ̀ ní ah bàbá ẹ̀ ní àlùwàlá àlùwàrọ̀ so gbogbo àwọn fídíò yíta máa ń rí so àwọn ọ̀ràn rẹ lẹ́gbẹ́ oríṣiríṣi bàbá gbé yín wá lóṣù kan ó lè ṣe pẹ́ni tó padà gbé wá lóṣù tó kù yéè so ẹni tó burú jù nù náà àwọn bídà ni ẹni tó burú jù ni a sì ní yín tẹ́ débẹ̀ náà kẹ́ ẹgbẹ́ gbogbo àwọn kan tó jọ mọ́ so kò sí alwala albara qawlan àti fi'lan so kò sí fẹ́ni yára kódà àwọn kan tuntun hàn recently gẹ́yẹ́ tó fi di pé kò sí fẹ́ni sẹ́dàkùn kí ni a mú bí ẹyá jẹ́nu súnnà tíyàn a ní ìtẹ́mà fi máa àwọn èèyàn nìyẹn so ayna yanzil wallahi gbólóhùn tí Sheikh Yahya Nahari pè fún mi nìyẹn nígbàtí mo ń júwẹ́ nìkan bí fún wọn so ní pé báyìí báyìí báyìí so wọ́n wá ń sọ gbólóhùn yẹn pé ah kò ní pé ní tí ìmọ̀ fi mú súnà náà ni pé aina yanzil so ní pé ibo ló máa ń dé sí so ibo ló máa ń dé sí tó bá fẹ́ dé ibo ní máa ń dé sí àtọ́ bá tẹ́bá ti mọ̀ bí tí ń dé sí kò ẹ̀ ní wàhálà mọ̀ so wọ́n ni àkísọ̀ musi'i salatahu wọ́n ni fa inna nabiyya sallallahu alaihi wasallam wọ́n ni nabi sallallahu alaihi wasallam so so kò mẹ́ni so kò mẹ́ni wọ́n ni walam yaqul hadha sahabiyyun la ba's kò sọ pé àṣà eh, ẹmọ̀pá fa ni wọ́n wa luhumul ulamati masmuma so pé ẹran àwọn àfáàsìrí so ní pé kílòpọ̀ poison ni wa adatullahi fi man ń sì ń ṣe so eléyìí ẹni tán gbé kalẹ̀ fáwọn ẹni rẹ̀ ló ń lò fáwọn ẹni bí so kalimatu haqqin urida bihi batil so wọ́n ní anábí ò ní hadha sahabiyyun bí àfà ni wọ́n àfà ni wọ́n ẹ gbọ́dọ̀ wà kẹ́fù pẹ̀lú ẹ̀sì máa báwọn àfà sí pé anábí ò ní sàhábé ni sàhábà tù tí bó sáwọn sàhábà mi Ọlọ́run bá ti fàdúwà mi ó ti bá mi fi ó ti yá fi gbogbo wọn ànábì òwò bẹ́ ẹlẹ́kùn án bèèrè tàṣẹ́ tí ó wá jámà kẹkẹ́ tí ó tí ìmẹ́bí tí ọ̀rọ̀ rí ó padà já sí lọ́dọ̀ Ọlọ́run ọba pé àfáà ni wọ́n ni ẹgbò sípà táà ní padà ló gbogbo lóyìn náà fún àwọn Christian náà láṣìṣe ni díẹ̀ náà ni so wọ́n kẹsà ṣe ṣe rí ẹ àṣìṣe àṣìṣe yẹn ibi tó kó báwọn èèyàn dé ẹ́dàkùn kí ni ibo náà ti máa pín súnà tí ó fi kàkàkúrí so ẹ́dàkùn gbogbo ni wọ́n ṣe but tẹ́bá wọ́n sọ fáwọn ẹlòmí náà ẹ̀ ẹ̀ kí lọ́kọ̀ àwọn àfáàwà náà ni wọ́n tí wọ́n wá ní láṣìṣe ni ibo wá ni àlùwàlá àwàlùbárọ̀ rẹ̀ wá wà fọ́lọ́wọ́n so ibo wá ní àlọ́ tí a pé wọ́lá ìwọ́ àmọ́ dìkáyà lára pé ah, lẹ́sùn nǹkan táwọn Sufi ń sọ náà nì tẹ́bá pé àwọn Sufi sí kí ní pé ah, ẹ̀rí nǹkan tí bàbá sọ lẹ́ẹ̀kan ní ẹ̀ àwọn náà kú rí bí àmáfáwà ah, náà ni wọ́n sí tàṣì àfáà ní wọn kò sí tẹ́sì so ibo ni alwala walbara ti yíwà fọ́lọ́wọ́ ba so kí lọ́kọ́ rẹ̀ wọ́n ni ha anábì ò ní à sábẹ́ ni kò sí problem wọ́n ní fàlẹ̀ ibratu awil hukmu ala ma yadhharu min al-aqwali wal af'al in ta ma kàkún àti ìdájọ́ ohun ni a lórí àwọn kan tó bá hàn nínú ọ̀rọ̀ àti nínú iṣẹ́ fayuhkamu bima dhahiruhu al-khayr marisi lọ mọ́ ìrìwá pé Imam Ahmad ṣe kọmọ ojá fún wọn sáwọn <coughs> ah, tí pílẹ̀ wọn burú jáì sáwọn lèyàn máa ń ṣe kọmọ ojá fún sáwọn tó yí pé orí ànù náwà orí ànù orí ànù náwà táwọn náà mọ̀ pé orí ànù làwọn wà sáwọn lèyàn máa ń ṣe ẹlọ mọ́ ìrìwá pé tọ̀ kí ló kọ rẹ̀ eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ẹlọ ìrìwá alẹ́lòmí ìgẹ́ ló súnwà lórí súnnà wọ́n mọ̀ ok ìkọ́mọ̀ hujja ti kàrọ̀bí sí nǹkan ìkọ́mọ̀ hujja imam ahmed fún ti kàrọ̀bí sí ṣe ẹniyẹ lè yẹn máa ń wò ní in tí ò tí ìyàwó yẹn niyẹn ni pé ṣe torí ẹniyẹ láàáfin wọ́n ni against ara rẹ̀ gangan ni àbí nítorí àwọn èèyàn gan so táwọn èèyàn gan wà áwọ́lájú tó so táwọn èèyàn lọ mú náà sù ìkọ́mọ̀ hujja imam ahmed fún kàrọ̀bí sí lọ wá so wọ́n ni fa yuhkamu bima dhahirul khayru bil khayr wa yuhkam ẹlákun gbogbo àwọn tó ti fún wọ́n ti ń ṣe dáwà láti jọ yìí ẹ̀ ní rí lẹ́nu wọn kán dákọ kílùkọ rẹ̀ ah, ó ṣe ti ọ̀sáfù jẹ́ ìpòlú já ẹ̀pọ̀ kódà báláró ṣe yẹ ni ànù tó so ẹni ànù láìsí èméjì ní ẹláró so so ní bídẹ̀ ẹni ànù so but ẹ máa wo Bi bí ẹni iṣẹ́ ẹ̀nà tó ohun tó máa ń ṣe àwọn èèyàn lọ́nà so pẹ̀lú àwọn kó máa dákọ àwọn àfáà súnnà so máa ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú kó máa dákọ àwọn àfáà súnnà pé à bàbá bá ní so ma sáà tàwọn èèyàn ma tàwọn èèyàn jẹ́ so ma wọ́n wá bi bàbá bá ní so irọ́ ni o ìṣe àwọn èèyàn lọ́nà náà ni sójú ọ̀nà ìkọwà ni pé à ah, bàbá àbá ó se ní Sheikh Muhammad bin Salih Al-Uthaymin so òun tí ẹ but russia ẹ̀tí ẹ̀ ní gbọ́ àfà kankan so ẹ̀tí ẹ̀ ní gbọ́ àfà kankan àfà súnmọ̀ kankan so àwọn tẹ́ àmọ́ gbọ́ àwọn èèyàn tí ó àwọn kílòkọ rẹ̀ àwọn tí ó yí pé kíyàn má ṣe nákùlù látọ̀dọ̀ wọn ni ò bá dáa jùlọ ẹ̀ táwọn àbátẹ̀ sọ pé òkè Al-Ghazali túbá ń tòótọ́ so Al-Ghazali ó túbá ń tòótọ́ èyàn wá ní èyàn wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú túbà rẹ̀ náà ni tí èyàn tó wọ́n kó báyàn so ìkọ́nà àwọn sálàfí nígbà tó ń sọ̀rọ̀ against àwọn bídá ó ní èmi dá jù wọn fún àwọn bídá yìí ju àwọn bàbá wọn àti ìyá wọn lọ torí pé yìí ń kọ dí àwọn èèyàn kan má lọ sọ́pọ̀ ni àyín tó wà ní ẹ̀hẹ́ Ulumuddin nínú dọ̀láàlì ó ní agbára gan wẹ́ẹ̀rí lọ sáàbá Al-Ghazali ọsọ nínú ehihie ahùdọ́mọ́dì sẹ́wọ̀n ẹ̀ ní gbọ́ àwọn àfáàsún náà nígbọ́ nǹkan ìyẹn wá tí ń ṣe dáwà ní àwùjọ yìí ó sì lé lọ́dún mẹ́wàá kò sí àwọn èèyàn máa àwọn àfáàsún tó wallahi táwọn èèyàn ń kó sí táwọn tó síwájú kó sí ní àwọn tó wà láyé sí náà kó sí ok ẹ wo ní pé àwọn àdàbíyà ń síwá ìpé tẹ́ bá ti ẹ̀ sọ tàbá la fẹ́ gbà lọ́wọ́ yín pé à ok àbọ́yà bàbá ìgbìyànjú ni àwọn súnà kọ̀ọ̀kan bọ̀ kí lẹ́jẹ̀ yóò wá mójútó kẹ́yìn wá tó ṣe súnà sí tó ẹ pé ẹ̀kàn fi bàbá ni the same thing táwọn ṣe náà nìyẹn ok ẹ̀yin náà wá padà mọ̀ pé ah, àwọn kan tá rò pa wà lórí ẹ̀ lórí tó jẹ́ ń súnà kìí ṣe òun gangan ni súnà ẹ padà so yínà ẹ padà ná ó sì ṣẹlẹ̀ sáwà náà dáadáa à gbogbo àwọn irúgbọ̀n ṣòkòtò mọ́kúnlẹ̀ so òṣòlò súnà ni so ó tán so ó sì tán gbogbo ohun tó bá máa ṣe so but ah, ó ti padà yé pé ojú ah, bẹ́ẹ̀ lọ àwọn eléyìí náà <laughs> àwọn eléyìí náà òpómúléró ní wọ́n àmọ́ àwọn míì náà ó tún ṣe pàtàkì àìmọye èèyàn àìmọye èèyàn nígbàtí mọ̀ èèyàn kúrú tó yẹ pé ah, àwọn téèyàn ṣe téèyàn in tí ó yáwọn èèyàn nìyẹn ẹ máa wò in kí ẹ sọ di zẹ́mọ̀ in tó jẹ́ ẹ̀yìn gẹ́ngẹ́ kí ẹ sọ di àlébùn pẹ̀lú àtàwọn pẹ̀lú èèyàn báyìí wọ́n ó láyìnbóró wọ́n gbèrè e sẹ́mà irọ́ ti ẹ̀ ní àìyíyàn láyìn ìgboro in tó bá tọ́ sínú lè yínyìn ẹ̀yin ló rí ẹmọ báyẹ̀ ṣe ilẹ̀ ní fẹ́yìn kó má fi gajù yín lọ ṣe ní fẹ́yìn kó má fi gajù àbí kó má fi gajà fà lọ so bọ̀ta nígbàtà wò lérè yín gbàtà so tó bá padà dọjọ́ wájú tó bá rìnlẹ̀ dáadáa ọlọ́run wó tó bá sì padà sí ìnà ọlọ́wọ́n bó fi pẹ̀lú ìkìláṣì kọ́lá pẹ̀lú ìyàwó gan pẹ̀lú ọmọ so bí yàn ma bá wọn sí nìyàn pé ah, ìkìláṣì pé mo fẹ́ dáadáa fún ọ mo ń bọ́ọ̀lù pẹ̀lú òdodo so ẹmọ wo ìgbà táwọn arí pé ah, play wa so ni pé <laughs> so bàbá yìí èso súnà nǹkan wọn nígbà máa bá súnà ìfi ń tàwọn èèyàn jẹ ni so ìfà àwọn bá súnà ìfi ń tàwọn èèyàn jẹ ni Sheikh Bin Baz àwọn bàbá Bin Baz so wípé wọ́n kàn ń fi àwọn bàbá yìí tàwọn èèyàn jẹ ni so kìí sí ló tán wà lórí ẹ̀lẹ́wà lórí ẹ̀ so kìí sí tán bó sẹ́ lè tàṣọ́ wárọ̀ pé bàbá Bin Baz yóò yin làbí bàbá yìí ah aláròyìn làbíwà jírájì afá wọn ṣe yìí dáa àfáwà so àfáwà ẹ̀dùnà ẹ̀mẹ́kà míì ma so ẹ̀wọ̀n kama ah, àfáwà sẹ́yìn tàṣọ wárọ̀ pé irú àwọn kàkúrì àwọn bàbá bí bá zọmọ̀ bá àwọn kàkúrì sí wallahi ìtumọ̀ tó ń sọnù tó bá sọ pé tó bá ń sọ pé

so ní pé ah, àwọn ilé kan ń fa àdíṣì kó àwọn èrò mẹ́bẹ̀ jẹ́ ni kò àwọn ilé ò sí tán láti tẹ̀lé àdíṣì gangan àwọn gan ni wọ́n wà níwájú ìmá takun tó jọmọ́ súnnà ìmá takun tó jẹ́ sàràfíyà so yẹn fi wọ́n lẹ̀ so ìwọ wá dàbò ni wọ́n ṣe wá ń grow sàràfíyà tó rò pé ó ti wà lórí ẹ̀ láti jọ iná òun náà lè rò pé ẹyẹn eh, kìnìkan kìnìkan so bó ni wọ́n ṣe wá ń grow so àwọn arò òdodo àwọn tẹ̀lé òdodo tí wọ́n ní tí wọ́n tẹ̀lé so ara ọ̀ so òun náà ni ó mọ̀ jódòdó lọ ṣe wọ́n á ní sáṣẹ́ ní sheikh sheikh and professor so ẹ̀rọ sí gbogbo tá fẹ́ jẹ ni sí gbogbo tẹ́yàn fẹ́ jẹ ni so àìlè yìí jẹ́ kílọ̀kọ́ rẹ̀ nǹkan tí èyàn ní láti wọ sàkíyèsí o so zahir so wọ́n láàmà fi báyàn sí so ní fa yuhkamu bima zahirul khayru bil khayr ẹn tó bá yẹ pé zọ́hìrì dáadáa ni adájọ́ dáadáa fún wa yuhkamu ala zọ́hìrì sharru bi sharr àwọn fítànù tún ṣẹlẹ̀ náà yọ àwọn fítànù ṣẹlẹ̀ láyé ẹwọ àwọn alamu salafiya àwọn fítànù ṣẹlẹ̀ náà ah kí ló ń ṣe wá náà kí ló ń ṣe àwọn èèyàn náà ṣe rò pé Ọlọ́run bá ń kí ni wa ma kana Allahu liyadhara al-mu'minina so Ọlọ́run bó nífà àwọn òmìnilẹ̀ ní pé Ọlọ́run bó dáyíwò alaqad fatanna alladhina min qablikum gbogbo orí àwọn èèyàn fitna náà ibi ayé nìkan náà ni o lè ní kó mọ́ ní mọ́ so báwọn afáwọn náà ṣe mọ́ sí tẹ gbogbo tafsiran fún wọn ní àní ayé ní pé à o lè ní kó mọ́ ní mọ́ so o lè kí lókọ rẹ̀ o lè kọ́lé kó padà wó takùn ẹ̀sìn kọ́ sí àwọn èèyàn sádánwò ní bá bí ẹ̀sìn so bó wọ́lá dánwò ó sì bá bí ẹ̀sìn àwọn fítàní ń ṣẹlẹ̀ ní alamu salafiya na ókè kí wá ní àwọn reactions ti ń sí so àbí ọ̀rọ̀ àdéhùn ọlọ́ọ̀bá ní bọ́jẹ́ bá ti ń ṣe súnnà súnnà so tí èèwọ̀ 2024 ẹ̀ ní kan àdánwò kan àwọn èèyàn jọra wọn lójú kẹ so ẹwọ́ subhanallah ẹwọ́ marahil táwọn sọ̀hábà táwọn go through ẹwọ́ marahil táwọn go through wọ́n kọ́kọ́ ń dájú kọ kí lọ kọ́ jẹ masjidul aqsa wọ́n ti dájú kọ qibla wọ́n kọ́kọ́ sọ fún ọkùn mútàtọ́ anábi sallallahu alaihi wasallam harama rẹ̀ ẹwọ́ àwọn marahil gbogbo ó dà pé bí tèmi ó ṣe dé nì gbogbo yòókù adọ́dọ̀ lọ́run ó tó inshallah ilé ìtì ó tó tèmi so ẹ̀wà rí wọn títí tánàbí sallallahu alaihi wasallam fi kú so wọ́n fítànì kan lẹ́yìn kejì ni fítìnà kan lẹ́yìn kejì ni so wọ́n fi wá kẹ́kọ̀ọ́ wọ́n fi wá ń gúrò wọ́n fi wá kẹ́kọ̀ọ́ wọ́n fi wá ń gúrò ìwọ tó wá jámà kẹ́kẹ́ tó tí mẹ́ntọ́rọ̀ rí ó jẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ba ìwọ wọ́n ti ń ṣe rẹ̀ sàlfíyà láti 2001 so olóhun ṣe súnà gama ọgbọ́n ṣe sàbíyà olóhun ṣe sàràfíyà olóhun ṣe ni so láti tọ́sán àwọn so láti tọ́sán àwọn àwọn tó ní yìí so in tó àwọn akẹ́ tó rọ̀pọ̀ mọ̀ náà lórí mọ̀ gbogbo fítàní kẹ́ o mọ̀ in kankan tó ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá wá gbé e bọ́ àwọn fìtínà làwọn mọ̀ yìí sàwọn fìtínà ni ẹni tó fẹ́ là ọkùn fìtínà olóṣù tó fìtínà àwọn fìtínà ni àwọn fìtínà làwọn mọ̀ yìí àwọn fìtínà ni wọ́n pé fattanun so ni pé a fattanun ni wọ́n so in tó fẹ́ ní kẹ́ẹ̀kẹ́ máa ṣe lọ èmi tó ń kọ́ bá àwọn musáfíkọ̀ jì sínà nìyẹn wallahi problem nìyẹn fa ẹ mọ́ wọ́n tí gbogbo wọ́n ti sínà ok òdodo ti wá dé in tẹ́wà lórí èyí rọ́ǹgì àbí nǹkan yìí ó yẹ wá mú fitna yá hàrà jù rí ṣẹlẹ̀ ẹ mọ́ ohun tó fọ́nì jù ìkanú àwọn musáfíkọ̀ so ẹ má máa mú fitna tí ó bá ti dáyé láwùjọ ṣe má máa mú wọ́ tàbí sọ pé kò sí láwùjọ tàbí sọ pé àwọn èèyàn wà tí wọ́n ń ka tí ara al-Hajuri láwùjọ àwọn mabadi kí ló kọ tíra yìí al-mabadi kìní kan al-mabadi so tíra Yahya al-Hajuri táwọn èèyàn ká so ẹlòmí ti ká bóyá tẹ́lòmí ó kánu tí ó fi wá padà wọ pé ah ìfẹ́ ah, àwọn tí àwọn lòun ká àfá àwọn ni so kò tún wọ́n mọ́ bẹ́ àwọn èèyàn pọ̀ tí wọ́n ń dákọlẹ̀ láwùjọ so kìí ṣe pé fitna yóò wà àwùjọ ẹ̀ẹ̀fẹ́ jí káwọn èèyàn mọ̀dúdú ń parẹ̀ ní ọ̀rọ̀ ni èyí tó wá fọ́nì jù ti fitna Ibn Hadi èyí táwọn èèyàn ń torí ẹ̀ gbógun táwọn èèyàn ẹ̀sìn ní ààrà ah, kò sí láwùjọ ah, kí táwọn èèyàn máa ń wà ní denial òdodo kéèsè dínà òdúrò ẹ̀sìn gan òdodo reality wallahi tó ma ń ṣe ìtọ́lọ̀wọ̀n bá ma ń fi ìjìyà tọ́lọ̀wọ̀n bá ma ń ṣe fáwọn èèyàn nìyẹn o so ẹ ti ródòdó ẹ̀sìn ẹ̀gbá tí ara àwọn òdodo nípa ọ̀rọ̀ ayé ẹlòmí gẹ̀ẹ́ ẹlòmí gẹ̀ẹ́ wọn so ẹ wá gbà pé ah ok o ìyá yàrá júrí mọ̀tẹ́dì àní ó ti tán fitna yàrá júrí ti tẹ́ ẹ̀dàkùn ẹ̀wọ̀n àwọn àfáà Yemen wallahi òpùrọ́ làwọn èèyàn òpùrọ́ kàzàbùn làwọn èèyàn ẹwọ wọn tán wà pẹ̀lú àwọn lórí àwọn salafiyun ẹwọ wọn ní àwọn ìlú kọ̀ọ̀kan àwọn tí wọ́n wà lórí àwọn mawaqif àwọn olùmọ̀ àwọn olùmọ̀ sheikh Rabi'a sheikh Ubayd àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ulama al-jarh wa so ẹwọ ẹwọ àwọn mawaqif wọn ẹwọ tí wọ́n lọ wo Yemen gẹ́gẹ́ ẹwọ àwọn tí àwọn sheikh Rabi'a ń bá ṣe sáwọn yí yáhàrà yìí ṣe wọ́n bá yáhàrà yìí ni wọ́n ní kílòkọ ìgbógunti tó lágbára jù fún Yahya al-Hajuri àtàwọn ọmọ rẹ̀ ẹ̀yin sí wọn Nàìjíríà ṣe ń sí ń kílìmù pẹ́ wà pẹ̀lú Sheikh Rabi' ẹ̀ sì fi Yahya al-Hajuri rẹ̀ ẹwọ́ wallahi ẹ̀kọ́ wà ń bí bọ́nà ọba sí yẹ̀yẹ́ wọn lọ́dọ̀ àwọn Halabi torí pé àwọn Halabi kò sí ṣọ́kì pé ẹni àwọn Gani ẹni ànù gbáà ni wọn so bọ́ tẹ́wọ́ bọ́nà ọba sí ń fi yẹ̀yẹ́ wọn hàn nígbà tẹ́ẹ̀fẹ́ dúfòdòdó pé à ah, ibi tó dòdó ibi ah, táwà lè ṣe máa ní ọlọ́run ló tún ma nǹkan jí ò ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ló ma tó ti pé àwà lórí ẹ̀nsìn táà àti ìmọ̀ pé kìíní yìí gan rọ́ngì so ìwọ ti wá di kan pé ah, ara ọ a ní tí ma fẹ́ gẹ́lòmí tí kéèyàn rí pẹ̀lú ẹlòmí ni pé ilé gan ìwọlẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ torí pé ṣe sáwà sọ fún wọn pé tọ́ àwọn olùmọ̀lá wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu àwọn èyí sọ̀rọ̀ síwájú àwọn olùmọ̀ wọ́n wé pé wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ di àfáà alíkà so ni pé ìwé ewo tí àkankan sharu straight ni ẹ̀rá ìjú mọ̀ lè lẹ́mí ẹnu pé ah, kí ni máa fẹ́ bẹ̀rẹ̀ fẹ́lẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ náà sí ilé ìwò wà ní ìgbà fáwọn olùmọ̀ báyìí tọrọ lọ́n

so kó jẹ́ kali ro ródòdó lódòdó do kasi lè tere kó jẹ́ kali ri ro ní ro kasi lè jinasi so hada wallahu alam wa sallallahu wa sallam wa barakan nabina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ṣe bẹ̀rẹ̀ wa wọ́n jẹ́ zakumar ok at-ta'zir so òun ní haddù tó sì pé òun ní ìjìyà tó sì pé kìí ṣe hadd kò ní ìjìyà tó sì pé ẹni tó fẹ́ dájọ́ ló decide pé kan fìyà jẹ nìyẹn but kò wà specifically mention nínú sharia òun ní ta'zir so ní tó sì pé ìjìyà báyá bí ní ṣe èyàn búyàn kí èyàn sì máa búyàn nǹkan tí ò dáa ni wọ́n wá kìlọ̀ fún ọ̀tún wá gbọ́ wọ́n tún ká olójọ́ mi tó ń búyàn tí wọ́n lè ní ká ṣe búlálà bí márùn-ún àbí mẹ́wàá fún oye so ta'zir nìyẹn so ẹ̀rí pé gbogbo wá nù ṣẹ̀ríà náà ò fẹ́ kí ẹ máa búyàn náà tẹ́lẹ̀ náà so ni tán bá lu wọ́n ṣe tí ṣẹ̀ríà fẹ́ so ìtàn pín tààzí ni wallahu a'lam so idan inshallah bitasi doni hada wallahu a'lam wa sallallahu wa sallam baraka nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika ashhadu ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله